àti gbogbo àwọn ará alẹ́ annabi àtàwọn sọ̀hábí annabi àti ogbọ́n tí máa ń tẹ̀lé súnnà annabi náà tí ó fi díjú alkiyama olùmọ́sá kàwà náà kúnnú wọn o amin lẹ́yìn náà mo tọrọ gáfàrà pé darúsó tètè bẹ̀rẹ̀ nù kádàrà ni kọ́dá ní alápámbì ìlàwà ìbẹ̀lá ti kálà sáré àwárò pé yọ́ yàwá yọ́ yàwá kọ̀ yá títí di bàṣíwá dé nísìn ìbá eh, muhammadu agunmẹ́fà ti fẹ́ lù bóyá ká ṣe ìbéèrè ẹni bá ní ìbéèrè ah, níwọ̀n bá àsìkò tọ́lọ̀ ń ní kí àsìkò ọgbà نعم نعم عليكم السلام ورحمة الله وبركاته أمو مايكروفون كامل يوقف عليكم السلام ورحمة الله إليه من أصره صورة أصره سكيك صورة. náà ọ̀daràn kàfàrà ní inú àwẹ̀ náà ṣùgbọ́n tó lọ́lú ìyàwó rẹ̀ tó jẹ́ ẹlẹ́tọ̀ fún náà inú hadisa nabi sallallahu alaihi wasallam agbọ́ yí pé ẹn tí ẹni yóò fi san kàfàrà ní tẹ́ ní ọkùnrin yẹn ìbéèrè mi wá ní pé ti ti obìnrin tí wọ́n rọ́lù tó jẹ́ ìyàwó ẹni yẹn naam naam kini kafara ce náà naam alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajimain mọ̀rọ̀pá gbọ́ bèèrè ta fa bèèrè ìyẹn ni pé inú tí olúwọ̀ gbà tí ọ fara mọ́ tí ọ fẹ́ òun ni kíyàn ó súnmọ́ obìnrin kọ́dàbọ́jẹ́ ìyàwó yàn kọ́ lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀ lọ́sàn àwẹ̀ Ramadan n ta fi ń pé àwẹ̀ Ramadan ká gbọ́yé ni pé tí ẹ bá ti sáwẹ̀ Ramadan kò sáwẹ̀ dandan èyàn lè fúnra rẹ̀ pé ibi mọ́gbà dé yìí ìgbàmá ó sì lè súnmọ́ ìyàwó rẹ̀ ńgbà tí ó bá ti gba àwẹ̀ mọ́ eléyìí ní gbogbo àwẹ̀ dandan mí lẹ́yìn Ramadan òun láwẹ́ èyàn bá dáràn ipò dandan lòun náà wà àwọn ọ̀rọ̀ kan bẹ tí èyàn bá dá olúwa ní ọ gbáwẹ̀ shahraini mutatabi'ain àfikọ́ gba àwẹ̀ oṣù méjì tẹ̀léra wọn irú eléyìí náà èyàn gbọ́dọ̀ súnmọ́ obìnrin rẹ̀ kọwàá já bọ́bá já yóò tún bẹ̀rẹ̀ ni nítorí náà kagbẹ́lẹ̀ ìhùn àmẹ́rí àwẹ̀ tọ̀tọ̀ wá ìgbàwẹ̀ alamisi ìgbàwẹ̀ jímọ̀ tí ọ bá wù ú ó lè mọ́ gbà mọ́ kò sì sẹ́lọ́un ládájọ́ ní òní nímọ́ àmọ́ tó bá jẹ́nu Ramadan gẹ́gẹ́ bí ìbéèrè arákùnrin kan tíró ẹ̀ṣẹ̀lẹ̀ sí lójú ayé annabi sallallahu alaihi wasallam orísí nǹkan mẹ́ta nǹkan ọ̀kan làfá dákọ̀bọ̀ nǹkan mẹ́ta lànẹ́bì ní àfi tánràn bíyàn bá súnmọ́yàwó yàn ní àwẹ̀ Ramadan ó súnmọ́yàwó yàn kíyàn mọ́ wà kí báyá tó bá súnmọ́yàwó yàn tí èsí ìyàwó rẹ̀ kò se nǹkan lọ o se ó se tó tí ẹ di púpọ̀ o kọlọ̀nkọ́sọ èmì àtẹ̀yìn bẹ́ annabuwa muhammad sallam nǹkan mẹ́ta tí annabi kàfàrà kùnrin yìí òun ni ẹ̀tì kúrọ kọba kọbọ́kùn lẹ́rùn ẹ̀rú nǹkan ẹlẹ́ẹ̀kejì òun ni kọ gbáwẹ̀ oṣù méjì mútàtà bẹ̀rẹ̀ nǹkan ẹlẹ́ẹ̀kẹta ni ìtààmú sitina miskina

aláìní ní oúnjẹ pọ̀tẹ̀ yíò káfà bèèrè káfí lọ́bítà àfà ní a mọ̀ pé ní ẹnìkan ò lè dá súnmọ́ra rẹ̀ ní tàwí bàbá rí ọkùnrin tó dáràn yìí ọgbọ̀dọ̀ lóbìnrin tí wọ́n jọ dáa kò sí sínú hadithi pé annabiran sí ìyàwó rẹ̀ pé bọba sì délé o jíṣẹ́ fún ìyàwó rẹ̀ náà pé òun náà tanran o eléyìí ló mú di masala nù kí àwọn àfá àmà ṣe bá sù rẹ̀ lóòtọ́ pèsè ìtumọ̀ eléyìí ni pé ọkùnrin nìkan ni yóò ṣe tanràn kọ̀kan obìnrin àwọn ẹlòmí wo ń bí pé àbọ́yá ah, tí ó já nẹ́bí owó fóbìnrin yìí ni pé ọkùnrin yìí sọ ń sọ pé òun lòun jẹ ìyàwó òun yìí ń pa pé kìí ṣe pé wu ìyàwó òun lòun dáràn yìí pẹ̀bọ̀ ya ń lọ jẹ́ ká nẹ́bí owí fóhun nìkan àmẹ́ ìtọ́fẹsẹ̀ rinlẹ̀ ń bẹ̀ ni pé ní kò sí yàtọ̀ kan láàrin ọkùnrin àtobìnrin fi bá bẹ̀lẹ̀ ibadat gbogbo ń ta ń pè ní ibada kò sí yàtọ̀ láàrin tani láàrin ọkùnrin àtobìnrin ibi tí yàtọ̀ ọba ti wà alkùránì ó sọ fún wa súnà nẹ́bí ó fún wa lápèjúwe ni pé obìnrin ó ṣe haibọ̀ ọkùnrin ó ṣe haibọ̀ bọ̀bá ń ṣe haibọ̀ makirun bọ̀bá ń ṣe nìfásù makirun magbáwẹ̀ àmẹ́rí gbogbo bọ́kùnrin tí kírun bọ́bìnrin tí ń kírun bọ́bìnrin tí ọkùnrin tí ń gbáwẹ̀ bọ́bìnrin tí ń gbáwẹ̀ bọ́bìnrin tí ń dáràn tọkùnrin ń dáràn kò sí yàtọ̀ ń bẹ̀ o torí náà àìwí ànábì ń jọ náà sallallahu alaihi obìnrin náà ní san ìtanràn àbẹ́ ìtọ́kọ rẹ̀ bá ti san ó gbé kò gbé o ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn méjèèjì ni wọ́n jọ dáràn yìí bọ́kọ bá ti ń san ìtanràn tí ẹ bẹ́ẹ̀ náà lóbìnrin náà san tí ẹ ilé ilé tó fi ẹsẹ̀ rinlẹ̀ ẹ àmọ́ pé bọ́yángbà tí ó jẹ́ ń pá ní òjẹ́ àwọn ọmọ yìí al'aslu bakọ́ umakana alamakan kí ni asìlù nù sẹ̀ríà ni pé obìnrin àtọkùnrin bákan náà ni wá bọ́bá ibi tí ọlọ́run bá ti fẹ́ ní pé ayọ̀ǹdọ̀ obìnrin bí àbá ayọ̀ǹdọ̀ ọkùnrin bí yọwà wí fún wa èyí tí ọba ti wí fún wa túrò annabi sọ̀rọ̀sọ́lọ̀m fal'aslu bakọ́ umakana ala makan ìtumẹ̀ ní pé bá ti bó ti wà ń pìlẹ̀ ohun náà ni ọmọ wà títí táà wallahu ta'ala alam na number 2 mala abdulkadir okay wọ́n ti mú nọ́mbà tẹ́lẹ̀ 2 naam alaikum salam ah, ìbéèrè ti tèmi olọ́wà ìpé nípa rọ́jàb ah èèyàn máa ń lo hadith kan wà nù sahih muslim ah, abdullahi ibn abbas nípa ìpé ẹnìkan wá béèrè nípa ìpé ànábì máa ń gbààwẹ̀ nínú oṣù rọ́jàb so wọ́n fi ìyẹn wọ́n fi ń sẹ̀rí pé ní àwẹ̀ rọ́jàb ó dáa pé èèyàn lè gbà sọ àníká béèrè pé ṣe bó ṣe rí náà nìyẹn eh, kèése wọ̀ kíyàn gbáwẹ̀ nínú rọjábù èyí ni ẹja kọ́kọ́ gbọ́ kèése wọ̀ kíyàn gbáwẹ̀ nínú rọjábù àmọ́ ni kíyàn sọ do dóṣù àwẹ̀ bíyàn bá tí ìtumọ̀ kèése wọ̀ in se gba ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀dógún ta al kọ́ wá dínú rọ́jàbù gáà ah, wọ́n ní ọ̀sáwẹ̀ rọ́jàbù ah, èyíun náà bá mú ìtumọ̀ hadithinu èyíun náà bá mú kíyàn ti láwẹ̀ kan ti ń gbábọ̀ kọ́ wá torí pé ah, wọ́n ní rọ́jàbù yí wọ́n ní ẹnìkan pé wọ́n e gbáwẹ̀ nínú rọ́jàbù àmọ́ tí ọ̀dá òun ni pé gbogbo àwọn àdífi rọ́ tí ọ wá rọ́jábù eléyìí òun ni ọ̀dá inú àwọn onímọ̀ tí wọ́n sọ̀rọ̀ yìí láti jọun jọun torí pé ọ̀rọ̀ rọ́jábù yìí ọjọ́ pó ti pẹ́ o àdánwò yìí ti sẹ́kíní o ti pẹ́ ló fi wá pé ní Umar ibn al-Khattab radiyallahu anhu ọ̀gá Umaru a máa pàwọn ẹlọ gbóúnjẹ wá umaru ó sì tí ọwọ́ rẹ̀ bọ inú oúnjẹ pé máa jẹun kí máa rí ọba yìí ń fi hàn pé ìròrí ti pẹ́ àmáwọn àfọ́ ọ̀dákẹ́ látàyẹ umaru bó nílùú tó ọbẹ̀ rọ́bí ọlọ́ọ̀tàn in tó sì fà á inú oṣù àmá àwọn lárúbáwá náà láwọn oṣù kan táwọn ti gbàgbọ́ pé a inú oṣù yí o inú ẹ̀ ni rọjàbù wa ọlọ́run sì pa rọjàbù lé lọ́nà bòmí náà olúwa ní minha arba'atun hurum inna iddata shuhuri inda allahi ithna ashara shahara mẹ́rin nú wọn òun se lé wọ̀ ìtúnmọ̀ èwọ rẹ̀ ni pé àìjàngbà náà àfijún wọn bá wá káàyàn mọ́lé inú oṣù rọ́jàbù musulmi dìde pa fẹ́ lọ se jihadu àfijún wọn bá wá ká musulmi mọ́lé nìkan ìtúnmọ̀ ṣúrùmù nìyẹn tó náà ní kúkúrú ìtàfi gbádì ìfìyànyé ni pé bàbá ni se àsejù náà pé ẹmọ́ wùlẹ̀ tí ẹgbà rẹ̀ rárá nú annabi ò dá oṣù kan yan rí pé èèwọ̀ ní kéyàn gba àwẹ̀ ń bẹ́ bàbá rẹ̀ ni tí tó ń sàjèjì lọ́nà bòmí àwẹ̀ aláàdọ́rùn annabi ò rí sallallahu alaihi wasallam torí pé wọ́n wa aisha radiyallahu ta'ala anha pé a mọ̀ pé annabi ma gbáwẹ̀ ramadana pé oṣù wo la aisha ní òṣòṣù náà ò sallallahu alaihi wasallam àbí ànábí ọ́sá jẹsàárì yóò sì sínú àwọn tí ó sì dáa fún náà ní wọn ànábí ò lè gba àwẹ̀ káwọn ìyàwó rẹ̀ ọmọ mọ́ ẹmọ́jà tanra wa o ni aláwá iṣà fi fẹsẹ̀ méjèèjì rinlẹ̀ pé kò sí oṣù kan tá ànábí ọgbà àwẹ̀ rẹ̀ láti ilẹ̀ dópin àyàfi rọmọdán wọ́n tún wá bí pé lẹ́yìn rọmọdán oṣù wo lànẹ́bí ma wá gbáwẹ̀ tọ́pọ̀ kọ́lẹ̀ ṣàbáni ìyá ńlá wa Àìṣà ní oṣù tóhun tó rí pé àwẹ̀ ànábì ma pọ̀ mẹ́ òun lóṣù kíni òun lóṣù ṣàbán èyí tí ò bá ń pè lóṣù ìsinmi <laughs> ànábì ìsinmi ń gbà wọn èyí ma gbáwẹ̀ ni sallallahu alayhi wa sallam torí mẹ́yàn bá ti gba ṣètọ́ ní láyé bí ó ti máa ọlọ́nkọmọ́sáàfù ọ̀nà mọ̀wájú báyìí lọ gbogbo àwọn tó sì wà ń di bẹ́ẹ̀ náà ọlọ́nkọmọ́sáàfù wọ́n mẹ́nà nípa báyìí kí n tó kò lórí ọ̀rọ̀ ṣàbánù yìí hadithu kan bẹ tẹ́lómí lè sì gbọ́ ìyánláwà aisha náà ló wí oníkánà nàbíyù sallallahu alaihi wasallam yẹ súnmù ṣàbánà kúllahu annabi muhammadu sallallahu a máa gba àwẹ̀ ní gbogbo ṣàbánù

tó bá wù ń gbà mí sọ́ọ̀mọ̀ fi àkìrì ànábì a máa gbàwẹ̀ tó bá wù ní bẹ̀rẹ̀ ṣàbán a máa gbàwẹ̀ tó bá wù láàrin ṣàbán a sì máa gbà tó bá wù ní parí ṣàbán ní máa pé máa fi gbogbo ṣàbán gbàwẹ̀ Ramadan àyàfosù Ramadan bẹ́yàn ọba wá tanra rẹ̀ ló kú àwọn tí wọ́n tọ́rọ sọ ń pọ̀ rọrọ jábù yìí wọ́n ti sọ sheikul islam ibn taimiyya rahimahullahu ta'ala nínú majmọ́ fatawa alimam ibn taimiyya ní gbogbo hadithi tó bá wá ń pọ̀ rọ pé ọlá kan bẹ fún rọ jábù láwẹ̀ ibn taimiyya ní minal mawdu'atil makzubat walaysat التي تروى في فضائل الأعمال وإنما من الموضوعات المكذوبات ابن تيمي يعني أرى حديث رجب قجا حديث ضعيف بين حديث يلي أولي قروا حديث رجب موضوع حديث رني مكذوب وقروا مع النبي صلى الله عليه وسلم ابن تيمية يعني بيه الإمام ابن القيم ببكاترة المنار المنيف في الحديث الضعيف àwọn náà fi rìn lẹ̀bẹ́ pé kò sí è single hadith tọ́wọ́ authentic lórí ọ̀rọ̀ pé bá gba rájábù kan ẹ̀lọ́run ó fún ní ládáa yóò sí lẹ́kùn àlìjánà mẹ́rin fún bá gba mẹ́jọ ẹ̀ọ́ bọ́kùn lọ́rùn igba ọmọ ànẹ́bí ismailu àwọn àfáà tó tó sọ ní o níjọ́un àti lónìí inú àwọn tó tún sọ al mawdu'at àwọn àwọn àdísì rọ́ àwọn àdísì rọ́ ẹ̀ẹ́bà àdísì rọ́ jábù yínà ń bẹ̀ kánrin inú wọn náà ni tanzi o ṣari'a almarfu'a anil ahadithi shani'ati almawdu'a àwọn náà fi rìn lẹ́m̀bẹ̀ pé kọ̀sádìífì kan tó lẹ́sẹ̀ ńlẹ̀ nípa apá ànábì torí náà ẹ̀dàkùn lẹ́yìn tí ó ti ẹ̀pẹ́ mọ̀ ní lánàá tò ní sheikh muhammad nasiruddin al-albani rahimahullah inú sílsílà àwọn náà fi rin ilẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn àfáwọn yìí bá bá lánẹ́bí òwí nǹkan kò wí ni yóò bó ní ẹmú tẹ́gàn kó àfá làwọn ilé fi kún fi tẹ̀gàn kún àwọn tí ẹmọ́jà tanra wa sallallahu alaihi wasallam lánàá àtò ní kò sẹ́ni ó sáwájú àwọn tí mo kàkalẹ̀ yìí nípa kílà nẹ́bì yìí sallallahu alaihi wasallam ọlọ́run ní ma gbọ́n tó bá wù torí náà ẹ̀dàkùn ẹja gbọ́ ò mistake tẹ́lómi sí ma ṣe ni pé yọ́ ma rò pé ní àṣẹyàn ọmọ tó agbáwẹ̀ kó tó jẹ́ ń fún ọlápẹ̀júwẹ̀ kan àbí méjì inú tó dájú tí gbogbo wa náà mọ̀ ní qira'atul Qur'an àbí inú ṣe olóore tó dájú òun ní ọmọ kí al-Qur'ani annabi wa ni nuhitu an akra al-Qur'ana raki'an aw sajida ọlọ́run ní gbọ́dọ̀ kí Qur'ani bí n bá wà ń rùkú àbí jẹ bá wà ń forí kalẹ̀ àbí ọ̀tán al-Qur'ani lórí ìrun èèwọ̀ eh al-Qur'ani lórí gíní lórí ìrun èèwọ̀ àfikẹ́yìn ó se bọ́lọ̀ bá ti fẹ́ o yà ìsẹ́yìn tún á ké kùránì kó tún jẹ̀bi yọ jẹ̀bi o bọ́bá ké ń bí tọ́lọ̀ ti ní kí kọmọkè ọkì kùránì mọ́lẹ̀ nísìn ọwá ní wọ́n dá o ní kìní kan pé mẹ́bá wà ń rúkú kó ké kúrú aláhù mẹ́wàá ọ jẹ ìyà lọ́dọ̀ ọlọ́run tọ́rọ aw sajida ọkọ̀ fún mi pé kí n máa ka Kùránì bí bá wà ń rùkú àbí mo bá wà ní kíní ọ̀tọ̀ ní àbí forí kalẹ̀ ìyẹn ni pé ọ̀tọ̀ ní tọ́lọ̀n fẹ́ máa wí mẹ́ bí ọba wá ní bá wà ń rùkú kúrò aláwò mẹ́wàá bá wà ní forí kalẹ̀ kúrò aláwò mẹ́ẹ̀dógún ọ̀nsẹ́ lọ́hun o bọ̀tí ta fẹ́ fàyọ́ mẹ́ torí náà kíyàn mọ́ tanra rẹ̀ pé ẹfin wọ́n lẹ́jẹ́ ilé ọdún agbáwẹ̀ kọ́lọ́run tún wá jẹ̀yàn yà o bẹ́yàn bá se lọ́nà tí ó fẹ́ òun ló jẹ mọ́ àpèjúwe ìwá nuhitu an akara alkùránà rọ̀kíán àwùsàjìdà àpèjúwe mi annabi sọ̀sọ́lọ́m ni látàkóso yau maljuma inú iṣẹ́ tó dájú ní kíyàn gbáwẹ̀ inú iṣẹ́ tó dájú ní kíyàn yan náfílà lóru sọmọ̀ pòrù kan bẹ ìwọ̀ ní kíyàn yan náfílà Ànábì ló wíbẹ̀ pé ọ gbọ́dọ̀ máa dóru jímọ̀ nìkan dìde kírun kò má dìde lóru yókù gbogbo ẹn ni ìyàn náfílà àtún ní ṣe bẹ́ẹ̀ ni torúgbẹ́ tọ́lọ̀n fi náfílà rán náà annabilọ́ gbọ́dọ̀ ma dóru jímọ̀ nìkan fi yaná fílá ó sì gbọ́dọ̀ ma dájọ́ jímọ̀ nìkan fi gbàwẹ̀ ọjọ́ ńlá ọjọ́ tó lọ́lájú kò sí è méjì ń pé ọjọ́ jímọ̀ lọ́jọ́ tó sí kíní sẹ́mùkí láàká ilé sọ fún ẹ̀kẹ́ jẹ gbàwẹ̀ islamu àfikẹ́yìn ó béèrè pé kọ́ọ̀lẹ̀ lọ́hù kọ́ọ̀lẹ̀ rọ̀sùlù bóòlọ́lọ́ ń bóòlà nẹ́bí wí kíyàn mọ́ wà jẹ̀bi torí náà àwẹ́ aláàdọ́rùn ẹ̀dàkùn ẹ̀mfàrà nira yìí ni o olúwọ̀ náà anẹ́bí ọgbà bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam wallahu ta'ala adam naam naam jazakumullahu khairan ẹ̀dàkùn ǹjẹ́ ọkọ ìyàwó lọ́lọ́ ni anẹ́bí sallallahu alaihi wasallam paláṣẹ pé kó ṣe ìlànà nìkáhà ni àbí bàbá ìyàwó ẹni tààfà bẹ̀rẹ̀ ìlànà nìká ní pé ní kó kéde kó kéde pé òun fẹ́ ṣe ìyàwó àfáàwá ni ṣe bàbá ìyàwó ni kó kéde ni àbọ́kọ̀ ìyàwó ni kí ó kéde èsì nípa nẹ́bí ọ̀yàn sọlọ̀lọ̀ ọ̀sọ́lá wà lámọ́ ànẹ́bí ò pé bàbá ìyàwó ni kó kéde kò pé ọkọ ìyàwó ni kó kéde ara ń tàà ń kìlọ̀ fúnra wa nù sẹ́rí tá bá ti bọ́rọ̀ wa débẹ̀ a mọ̀ fa wàhálà fúnra wa ara ń tàà nẹ́bí wínú ẹ̀kọ́ tó ti kọ́ wa nù pé tí ń bá dákẹ́ ń pa àwọn nǹkan kan ẹmọ́ bí mi ah, ẹlọ kéde nìkáwo kéyàn wá sọ rẹ̀ dìbànú ìsìráílà pé màálù dúdú ni àbí pupa olúwa ní sọ fáwọn ọmọ ìsìráílì pé kíni Eh? inna allaha ya amurakum an tasbahu bakora olúwa ní ẹpa màlú o àwọn onímọ̀ ní kọ́rà mẹ́bá mọ́mọ̀ màlú jí wọ́n pa ó ti wọlé lọ́dọ̀ ọlọ́run torí tó wí fún wọn an tasbahu bakora èyí jí wọ́n fi lè sẹ́lọ́n lọ pa agúntàn pé ọlọ́ni ẹpa ẹ̀yìn wọ́n lọ àmọ́ bí a bá rí ọmọ màálù jọun tí wọ́n pa olúwò pé àgbà màálù ní ẹwà àbọ́mọ́ antẹ́gbàhó bàkọ̀rà àmọ́ ń gbà táwọn bára wọn débi táwà náà ń fara wá lọ inísìn ọ̀nà kọlu odun lànà rọ́bàkà

sọ́lọ̀ọ̀sọ́lọ̀ mo ti ń sọ repeatedly anẹ́bì dé kọ̀ báwọn ará mọ́kà pé wọ́n kàn sùn kalẹ̀ wọ́n ń se nkankan èyí tí ọ̀ dá ń bẹ̀ nìkan lànẹ́bì kan ní olúọ̀gbà ilé gbogbo nǹkan yóò kùnbí ẹjí ń se lóhun náà sí sọ́lọ̀lọ́hù àmọ́rọ̀ àwọn tí ń dánrú eléyìn wà á ma wá tí ọ̀ yá máa fà á ma wá fà á ká ma fi tí ìtọ́lọ̀n fi ní a ma kí alkùnrá nínú ma rántí táwọn ọmọ israeli tí ọrùn ara wọn bọ̀ iná lọ́ọ̀yà múrọ̀kún an tàbí hù bákọ̀rọ̀ allahu ta'ala alam na ẹ̀dàkùn nípa àdífì ìtànẹ́bì sọ̀rọ̀sọ́lá sọ pé um, ẹni tí wọ́n bá ń pè pẹ̀lú kọ bàbá mi ẹ̀sàlẹ́fún wáyé pé tí èsì pé kọ bàbá ẹ̀dàkùn ṣe eléyìí náà dálà lórí àwọn tẹ́yẹ́pọ́n ti lọlé ọkọ lóbìnrin yá sí pé wọ́n jẹ́ ọkọ wọn so àdífì inú mọ́dá lórí àwọn náà pé láti fi jẹ́ change ọkọ yẹn àdáyà kéjì náà ẹyọ kọ̀ọ̀kan náà ni tọrọ tún kàwọn ẹlòmíì náà mọ́lá àbdọ̀kọ́dúrí sẹ́ ti mú nọ́mbà ẹ fún wọn nọ́mbà kan torí bí èyí táwọn bá rí bèèrè àìwọ̀n ní jẹ gbádùn lórí fóònù <laughs> ẹ̀fún wọn nọ́mbà ọlọ́wọ́n san wọ́n lẹ́sàn dáadáa ìròyìn dáadáa ní kíyàn ní hẹ́rìsù lórí àti wọ́n fẹ́ gbégbésẹ̀ káàfi kí wọ́n mọ́ ìlọ́lọ́run fẹ́ kí lànẹ́bì fẹ́ ọdá púpọ̀ ọlọ́wọ́n san ilẹ́sàn dáadáa ìbéèrè tàà fà béèrè ni pé ń bẹ̀rún àdíta nẹ́bùwa muhammadu sallam pé níbi kan nábi ní manin tasaba ila gairi àbí ẹni wọ́n bá ń fi ń tì sọ́dọ̀ bàbá mi tí è sóhun ló bí tóhun náà sí ma ìtumọ̀ eléyìí ni pé nínú tí gẹ́gẹ́ bí àwọn alfa tí wọ́n wó gbogbo ẹ̀rí sẹ̀ríà àwọn àfọ́ oní òṣòlù fíkì àwọn àfọ́ oní makọ́sílù sẹ̀ríà àwọn ni wọ́n discover pé àwọn nǹkan márùn-ún kan bẹ ní pàtàkì ṣẹ̀rí islam fẹ́ mójútó kò sì gba kí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ọ wọbẹ̀ ọ̀nà wọ́n ń pè ní makọ́sídú aṣẹ́ríà au àdọ̀rọ̀rẹ̀ yàtú alhamsa alákọ̀ọ́kọ́ ni hefudodin inú tí ṣẹ̀rí àwá mójútó tí ó sì gbàgbàkúgbà ń pẹ̀ ní pé bẹ́sìn ó ti dúó ṣẹ̀rí àfẹ́ preserve bá nẹ́bì ti ń gbẹ́sìn wá kọmọ bẹ̀bẹ́ ìjọgbẹ̀ndì alkiyar ẹ̀kẹ́jì ní hifdhun nafs inú tí ṣẹ̀rí àwá protect ilẹ̀mí ọmọ èèyàn ló fi gbé ọ̀pọ̀lọpọ̀ jí àwá pé ẹni ọba sí ìṣẹ̀pa ẹnìkan kọ́dà nù rí wáyà mí pé ẹ̀mí mùmí nìkan ọlọ́lá ó ní ìwọ̀ lọ́dọ̀ ọlọ́run ju kàábà lọ ọgbẹ̀mí mùmí nìkan gbogbo àwọn eléyìí anẹ́bì sọ débi pé lam yẹ́rẹ̀ ìrọ̀ híhatal janna kọ́dà kò ní gbóhun alìjanna ẹ̀ntọ́pẹ́ jí èsẹ mùsùlùmí tí ẹ̀tàn wọlé tí ń gbé lù yí àbẹ́ẹjọ́ nílú tẹwàá yóòlẹ̀ mọ́kan tọ́ pa jí èsẹ pẹ wà lójú ogun anábìnrin lamyarẹ́ rọ́ọ̀hì àtàlìjànà kọ́dẹ̀ nínú ní gbóhun àlìjànà ilé ìfihàn wá pé life ọmọ èèyàn inú tí islam protect ní pàtàkì ní hevudu annasil ibẹ̀un ṣẹ̀rí àwá protect ìta ń pè ní lineage ta mọ̀ ta ló bí lámọ́yìn ta ní lámọ́yìn náà bí ẹmọ́jẹ̀ ọ̀dápọ̀ lójí ó nízì náà ọ̀dá ara tí ṣẹ̀rí àfi nízì náà ọ̀dá ni pé yóò se kíni yóò se khaltu ansab a ní mọ bàbá gbé àì ọkàn bí náà ni àwọn mẹ́wàá ni wọ́n mọ́ wọ́n bá sí pa àti ẹ̀mọ́ tí ẹni tí ń se òfin ní bọ̀bá fẹ́ lọ́kọ̀lọ̀ lọ́kọ̀ọ́ ọ̀gbọ́dọ̀ ṣe zina ni ya zina fi le torípé nínú tí sẹ̀rí àwá mójútó ò ní pé kíni látàrí ànẹ́bẹ̀ adama alé sọ́látò sẹ́lám ká ma ma ta ló bí lámọ́yìn ara lánilámọ́yìn ti jáde kọgbọ́dọ̀ dàrú àrántí islam wa mójútó nù inú kan mara àrùn ká tó padà sórí mal sẹ̀rí àwá mójútó property èèyàn bẹ́ẹ̀ sí ní sọ tóun lágùn tó dáa mú tó sé kíní tẹ́nìkọ̀ọ́kàn wá dé tí ọkàn jágbà lọ́wọ́ bí yọ yíwé yọ fọgbọ́n gbà ẹ̀sẹ̀ ńláńlá ni ọdí mélòó ọdí mẹ́rin ẹlẹ́ẹ̀kàrùn ẹ̀fùdó al'aql inú tó ṣẹ̀rí àǹkan márààrùn tó ṣẹ̀rí àwá mójú tó ń pàtàkì òun ni làákàí ọmọ èèyàn gbogbo tí ó bá dá làákàí ìrú ṣẹ̀rí ọgbà ọtí ni igbó ni kokéènì ni nkankan torí náà ẹ̀fùdó annasil yàtọ̀ fún lẹ́yìn eléyìí ń bẹ náà táwọn àfáà ní gbogbo ẹ̀rí ṣẹ̀rí ọpapọ̀ lórí pé a ní nǹkan mara àrùn iṣẹ́ ẹgbọ̀rọ̀ fọwọ́ tẹ̀tẹ̀ rẹ̀ mọ́ ara ń tí ó fà náà nù tí annabuwa muhammadu sallam fi ní wọ́n gbọ́dọ̀ mọ́ pé ẹnìkan mọ́ bàbá tí è ṣe bàbá tí annabi nígbàtí annabi bọ́ ọkùn ẹrú kò lọ́rùn zaidu tó jẹ́ ẹrú fún yàwó annabi sallam ya ńlá wa khadija kò tó wá bùn annabi sallam annabi lọ wá yọ̀nda rẹ̀ ẹnu pé zaidu súnmọ́ annabi púpọ̀ àgbọléwọ̀dí wọ́n mọ́sá mọ́ rí jọ́ mọ́ tẹ̀lá annabi báyá gbọ́ annabi fẹ́ ránṣẹ́ zaidu ibn muhammad zaidu ọmọ muhammad zaidu à zaidu muhammad ni ọba dìgbẹ́ nìkan mọ́ ọkọ̀ bàbá rẹ̀ zaidu ibn muhammad aya kùránì wá sọ̀kalẹ̀ lórí ẹ̀ òdùnrún lé àbá èyí gbogbo ẹni ọ bá wo bí wọn kọ̀ bá jẹ́ wèrè olúwa ní ẹ̀fì bàbá oníkàlùkù pè torí náà nínú tí ọ̀ dá àsàkásà òun ni ká mọ́ pé ó kọ èèyàn mọ́ bàbá mi tó bí èyí tí ò burú ni bàbá ń pè mọ́ bàbá bàbá tó bí torí pé kọ̀ọ̀kọ̀ takun tí sẹ̀rí àfẹ́ protective lápẹjúwe nísìn bàbá ń jẹ́ Muhammad ọmọ ń jẹ́ Ahmadu ó sì bí Abdullahi bẹ́ẹ̀ bá fẹ́ ẹlẹ́mọ́ pé Abdullahi Muhammad ẹlẹ́mọ́ pé Abdullahi Ahmad ojú kan náà ni a mọ́ ẹ̀rí àsàkásá pé ẹ̀gbọ́n a ma wá fókà àwọn ọmọ àbúrò pé ètò kọmọ̀ lọ́dọ̀ tí wá ń lẹ Yorùbá bá ti dàgbà àbólówó ní fámílì gbogbo àwọn àbúrò ọkọ̀ ti ẹ̀gbẹ́ iná wọn ma lọ fi rẹ́gísítà ń léèwé kọ̀dá o bẹba jẹ́ mùsùlùmí o kọ̀dá o kọ̀dá o èwọ̀ ni o èwọ̀ ni o kọ ma àbúrò ọmọ ẹjọ́ kọ ọmọ ẹ̀gbọ́n èwọ̀ ni torí pé ẹ padà dákí ní ẹrú torí pé bí bàbá mẹ́rin bí bàbá bá bímọ mẹ́rin ó fi hàn pójú ọ̀nà mẹ́rin nù bẹ́ẹ̀ bá ti ń fókọ ẹnìkan pé ẹnìkan òun inú kẹ padà sọ́dẹ̀yọ̀ kan ẹ́ àbíkẹ́ sọ di mẹ́ta àbí méjì olúwo gbà torí náà ìmá pé ìmá fi bàbá mi èyàn èyí ò ni bàbá bàbá àbí bàbá bàbá bàbá ìwọ̀n àti mọ̀ wúyí in láàrin imamu ambali imamu ambali ambali kó bí bàbá bàbá rẹ̀ ní hambali muhammad ló kọ bàbá tí ẹ ahmad ibn muhammad ibn hambal àmẹ́ ìtọ́ gbajúmọ̀ ní pé ahmad ibn hambal gbogbo yíwọ̀n sí nkankan àmẹ́ ìtí ẹba ti ṣe pé ẹni ó bí ní òun náà ló tún bí eléyìí àwọn obìnrin tó gébẹ́ bá ti délé ọkọ táwọn náà ó di orúkọ ọkọ wọn tẹ́wà wà ní òdé ń gbà mí ó ní àkí àwọn alájà yúnus <laughs> ẹwà gbé alájà yúnus jẹ́ <laughs> àbí àbáwọn mrs ibrahim mrs ibrahim ti jẹ́ <laughs> wà láyà sàkásà lélẹ́yìn náà àsàkásà ni àti ẹ̀wà rò pé tẹ́lẹ̀ assumption wa ni pé bóyó fi nǹkan bẹ nigeria tó ní kíyàn ọmọ ẹ̀sẹ̀ bẹ́ kò sí i can say that authoritatively kò sófin kan nigeria tó ní bọ́bìnrin bá lọ́pọ̀ kọlọ̀ òpópó ẹ̀dà ó lè wà láwọn ìlú mi but kò tí ẹ̀ sí kò sí nigeria yìí akẹ́hùn wó pé kí làwọn kan ń se ń bì kan òun làwa náà kan ráríwọ̀ àwò kí lẹ́sìn ti wá fẹ́ ah, gbogbo anáà bá bá ń ka biography annabi síra annabi sọ̀rọ̀sọ́rọ̀ ẹ̀rí wọ́n ma dákọ àwọn ìyàwó annabi khadijatu bintu khuwailik aishatu bintu siddiq hafsatu bintu umar ń kálùkún wọn ni wọ́n ń pè mọ́ bàbá wọn ayé ọkọ̀ ọ̀tọ̀ but kí n dáhùn bèèrè àfá kò burú tó tà àkọ́kọ́ tí mo wí ni o torí pé kìí se pé wọ́n ń pòun ló bí mi bá fi ọkọ̀ gbóbìnrin bá tí ń jẹ́ ọkọ̀ ọkọ̀ rẹ̀ ọ̀hàn nínú ọrúfù nínú kọ́stọ̀mù wà pé àpẹ́ nìyí ni ó bí kọ́lẹ̀ lómìnà ó bèèrè pé mo lé wọn mo lé àwọn ìyàwó yìí àmóhun náà dáa èyí tàbà bèèrè yìí ni pé tí ó dáná sí lúpọ̀ bí ọmọ ẹ̀gbọ́n àwọn fòkọ àbúrò pè tó rúgbóhun lọ́sanwó iléèwé rẹ̀ gbogbo ilé ọ̀dá ò aláìkọ̀dá èyí tó sì dájú ní pé ìwọ ẹ̀gbọ́n tí wọ́n àwọn máa ń jókọ̀ rẹ̀ wọ́gan ya ilẹ̀ gbé wọn mọ́jọ kọ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n gan ni ya gbogbo wọn náà lọ mọ́ mi gbogbo wọn náà ìmìnà mo bí wọn àmọ́ ẹ̀rí bọ́lọ̀ ti fẹ́ yìí bẹ̀ẹ̀ni ẹja tó kálùkọ́ ma jẹ́ okọ̀ èyí wọn pé wọ́n mọ́ se pọ̀ gbogbo tí sì ń se pọ̀tá ẹ̀fọ́ so torí náà kọ́dẹ̀ lè padà rọ́mọ̀ míì tí ó question tẹ́ ṣe òun náà pé àkílódé torí náà kọ̀dá ní kúkúrú èyí tí àwọn obìnrin sì ń se iná kọ̀dá àwọn ìyá ńlá wa nú àwọn làwò kọ́ṣẹ́ wa rọ̀bí ọlọ́hù tààlá ànìhùnnà kóbìnrin ọmọ jẹ́ ọkọ bàbá rẹ̀ kó sì máa jẹ́ ìyàwó ọkọ rẹ̀ ètò dánù so àwọn situations kan wá máa ń bẹ nigeria kò sófin kankan tó bá kẹ o ẹjẹ́ fún yí ẹnìsìn àwọn ọmọ tí ń lọ nysc èyí tí ọyẹ́ bá rí pé olóhun lọ́kọ tí ò sí ó kọ́kọ́ rẹ̀ ń bẹ̀ wọ́n fọ́ sí ẹ̀pá fi kòkó kọ rẹ̀ sí kìí se pófin kan lórí fún ẹbẹ́ bí i bá fẹ́ ó lè bá wọn fàá àmọ́ ń táwọn náà fọ́ọ̀dù nàìjíríà làwọn náà fẹ́ yanjú pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ọ̀lọ́kọ torí wọ́n mọ́bà pósì ẹ̀ lọ́bòmí yọba di pé méjì afúsì ní marriage kò sí ìlú tí wọ́n ti máa kàn tẹ marriage certificate èyàn kàn lọ mú tí ó máa fílẹ̀ àti Nigeria yìí èyàn lọ́fà ń táwọn náà fi ń ṣe so but solution tí mo rò pé ọ̀pọ̀lọpọ̀ máa ṣe sí ìwọ̀n tó bọ́ wà conscious of kí lọ́lọ́n eh, eh, compound structure tó ipé ní necessary torí in tí ọlọ́run ọ̀fẹ́ ò ti sá fún in jẹ́ ókọ bàbá rẹ̀ for one reason or the other ọwà fọ́sì láti lẹ ókọ tí ẹ mọ́ àmókọ bàbá rẹ̀ gan lọ́sáájú wọ́n mọ̀ pé eh, aisha muhammad abdurrahman lápẹjúwe aisha muhammad aisha ọmọ muhammad ìyẹn tó bá necessary àmọ́ tí ó bá necessary tàà sí rí ń jẹ bẹ́ẹ̀ tí ó sí nǹkankan tí ó se sófin kan nigeria tó ní dandan bí ba bá lọ́kọ àbí kó change okọ ẹ̀ kò sí torí náà ọlọ́run ọsàmọ̀nà wa o kásì tanra wa náà nílẹ̀ Yorùbá kásìmí ṣegíní kásìmí tanra wa ó gba àwọn obìnrin tí bàbá wọn bá lókọ wọ́n bá lọ́kọ wọn ìgbàgbé ó kọ bàbá wọn o àwọn kìnnìkan Ọbásanjọ́ ẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn wọ́n èé bàbá jí ò ló kọjí wọ́n rò pé ẹ̀ eh, láàpòpò ilé ìṣẹ́ kí ni ó kọjẹ́ àlèrè yíò lédébì kankan ma pé eh, sọmọ kí nínú irú ẹ̀ ní ó ń kálukú ma jùlẹ̀ ara ń tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ náà nù gbogbo ẹni ọ bá wo bí ọ olówó kò lówó jẹ okọ rẹ̀ ni drop okọ bàbá wọn àwọn àbá tí ò lókọ miskin òun ló sì bí ọ torí náà kásìmí tanra wa kásìmí tanra wa allahu ta'ala alam salamu alaikum ẹlẹ̀ fi wà nínú príncipù sharia òun ni pé láyó ń karú tagayyoro al'ahkam bí tagayyoro zaman láyó ń karú tagayyoro al'ahkam bí tagayyoro zaman kọ́ ìdù tí ń bẹ́ ń bí mọ́ sọ fún ipá àwọn àfáà oní òsúlá àtàwọn oní báwọn bá gbé kọ́ ìdàkalẹ̀ wọ́n lè sọmaráìsì ẹgbà mi wọ́n rọ̀pọ̀ ti yé o ìtumọ̀ al'ahkamu tí wọ́n wí ń bí i ayi al'ahkamu mabniyatu al'urfi wal'ada àwọn àdájọ́ tó bá pé ìta àmọ́ lé ló tẹ́lẹ̀ ni pé bí wọ́n ti ń se nù bí bí wọ́n ti láyà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam bí wọ́n ti máa kéde nǹkan là júwe fún wa wọn ipé bọ̀bá he nǹkan o ọwà wo ẹ̀wọ̀bá anẹ́bì ti jú ẹjọ́ kò sí mẹ́ lónìí anẹ́bì ní ẹ̀fà sọ̀há wáwẹ̀ kọ́ sọ̀há ìtúnmẹ́ ní pé o àpò tí wọ́n di kìníhun sí irú okùn o níwọ́n ewé ní ẹnu orúgbé bí wọ́n ti ń tọ́jú owó ń gbàhunu anẹ́bì ní kọ ọmọ irú okùn irú àpò tí wọ́n wé sí ọwà tọ́jú rẹ̀ ọmọ wa gbábi táwọn èèyàn pọ̀ àmọ́mọ́sẹ̀ nù mọ́sálásí o ma lọ gbogbo bí tọ bá sáti mọ̀ páwọn èèyàn ọmọ ìtumọ̀ kéyàn ó ṣe kíni àrífù bí kọjá àwọn èèyàn ọmọ náà nù pẹ́nu yàrá lèyàn tí ma ṣe tàrífù torúká ma gbádìí ìtà ànẹ́bì bá ní kéde pẹ́nu yàrá lóní ọwà

àbí 100-100 naira àbí 2-200 àbí 5-500 1-1000 mélòó lọ́wọ́ à ń bẹ̀ a ẹ̀yìnkẹ́ lélẹ̀ yìí ń bàbá ipò 5-500 ni wọ́n he tó ń sì ní 1-1000 note ló ń sọ́nù ìta ni ó se náà nù sallallahu alaihi wasallam ààrẹ náà ni pé lọ rí rédíò ọlọ́rí rédíò sọ fún àwọn èèyàn sọ fún wọn bẹ̀ pé mo he nǹkan torí pé bí wọ́n ti ń ṣe lójú ayé ànẹ́bí sọ̀sọ́làm bí a ti ń gbìn nǹkan hàn òun lànẹ́bí mọ́ òun fún wa èyí wọn ní pé ní ìgbà tí wọ́n rúfù yẹn bá change tí kọ́stọ̀mù yẹn change irú ìdájọ́ ni a wà gbé àbíkẹ́yàn ọmọ wá pọ̀ àtókun ó nígbà wọn ò ti fapò sí ní wọn ti fókun sí wọn à ní kéde rẹ̀ èèyàn gbọ́ṣẹ̀ rí àyè nù onísìn dá wàhálà kankan lẹ̀ torí náà bẹ́ẹ̀ bá herú nǹkan bẹ́ẹ̀ gbogbo ọ̀nà táwà náà mọ̀ pé àbẹ́yàn bá kéde báyá ó ti gbìyànjú ẹgbọ́dọ̀ sí o ó ti yé so láyúkà lífòlọ́hù nafsan ilá wùsàn ẹgbọ́dọ̀ sí bẹ bá lágbára mọ̀ kọ́dà ń bẹ́nu fíkíwù àwọn àfáà sọ débẹ̀ pé bẹ́yàn bá lọ kéde lórí rédíò ẹjọ́ tẹ́ni tó ní bá dé múrìsíìtì tí wọ́n já fún rédíò kọ ara lọ́wọ́ torí rédíò pàrò ní kéde ọ̀fẹ́ àbí nga lọrin náà ní kéde ọ̀fẹ́ àà rìsíìtì tí wọ́n já fún ọ pé ẹwà kéde 10,000 naira ẹni ni ọ̀sán bọ́bá fẹ́ gba nǹkan rẹ̀ tí tó he láyúkẹ̀ léfò lọ́hù nafsan ìlàúsà ẹnu bí tíṣẹ̀ rí àwọn ti wọlé ń bẹ̀rún ni pé èése tó lọ network nígbàtí ẹ network news ọmọ kí mẹ́rin eh, bá wúkọ́ mẹ́ lásán 500,000 ní gbogbo owó tó sì lọ bá ahé yìí náà 700,000 ní ṣẹ̀rí ò ní gbọ́ láyé yìí wọn <laughs> ìpé ẹsẹ́tọ̀ <laughs> lọ ẹjì lọ́rin àà torí náà bó ti jẹ́nu àmọ́ ìtọ́ bá pé ní owó ò ní pọ̀ débi pé bóyó nídi nẹ́tíwọ̀kù náà kò sí nkankan gbogbo ẹ̀ṣẹ̀rí aláàlà fún níjọ́ tẹ́ni òun bá sì dé tí ìwọ̀ bá lè bùn ọyọ̀ rìsíìtì jáde fún pétọ́ kéde tẹ gbọ́ yẹ̀bá ìlọ́nà mi ń bẹnu fíkì ùbẹ́ yọ́ sanwó ohun kò tó lè gba kò tó lè gba kíní kò tó lè gba ǹtọ́ sọ̀nà àfitọ́ bá ní púrúfù pé ọsà sí jù ń bí kéde tó kéde irú pé nga lọ́rí ti tó èwo lọ wá lọ cnn <laughs> ọba rí rí òye òun wí kò ní sanwó torí gbogbo ẹn ṣẹ̀rí àti fàlà sí gbogbo ẹn tí wọ́n máa bẹ̀ níṣẹ́ bá ń se nǹkan ṣẹ̀rí à ní ètò débi pé irú average tí wọ́n bá máa san nírú nǹkan bọ́ bá san jù bẹ́ẹ̀ lọ wọ́ lọ́sàn o èyàn ránṣẹ́ ẹ̀lọ́bá ara kìíní tí wọ́n ń ta bọ́yá 10,000 kankan wọ́gàn á mú 50,000 láàrẹ́lẹ́ ọkàn ní ìgbàtí èkúsẹ̀ ọlọ́lọ́wọ́ ọ̀sán 40 tó kú o bọ́bá rí ìfẹ́rin lẹ̀ bẹ́ẹ̀ pé àà jàmbá ló se iye tí wọ́n ń ta ní ibi inú bọ́bá ìpóhun ló lówó tí ẹ̀ kò lè rà á ní 50,000 gbẹ́n bá wádìí tó bá rí bẹ́ẹ̀ wọ́n lọ́sàn 40,000 tó kú o kò sí kò sí kò fún ádìlò ni torí náà bó ti rínà àfá ẹ kéde gbogbo ọ̀nà tó bá sí kò yí mu fọ́dún kan lẹ́wàá retí lẹ́yìn ọdún kan lèyàn tó lè lo in tí ọ bá he àfáà wá fi kìnnì kan kún pé ṣe nǹkan òun kéré àbó tóbi àwọn àfọ́ oníṣẹ̀rí àwọn ní gbogbo ń tà júwe sallallahu alaihi wasallam àwọn tó lówó lórí ni gbogbo ń tà nẹ́bì júwe pé ẹni ọba he ẹran ẹni ọba ni a lórí òun ni wọ́n fi ní níjọ́ tí ọmọ ọmọ nẹ́bì sọ̀lọ̀sọ́lọ̀m tí ń kọjá lọ tí wọ́n rí làbídùn ẹyọ kan lẹ̀ ó se gíní ó mú ẹnu tá nẹ́bì fi kọ̀ fún tó fi fọwọ́ tẹ lọ́rùn ni pé ń gbà wọn sọ fà nẹ́bì pé làbídùn zaka ni o èèwọ̀ sí ní ká nẹ́bì àtọmọ ọmọ rẹ̀ ọ jẹ zaka tẹ̀tún gbọ́yùn

bí a bá ti béèrè lọ́wọ́ àwọn tí ń bẹ tó sẹ́yìn kẹ ní kíní ìgbégẹ̀yàn sáré mú nǹkan kọ́ ó lè nú o gbàtí a bá mú nǹkan tí ó fẹ́ káwọn èèyàn orí tí òun dáwọ́ bò ó jìn gbénu kò hé àmọ́ bí a bá he nǹkan tó wà táfí àbáhùn ẹ̀rínú wallahu ta'ala alam ọjọ́ tí lọ bóyá ká gbà bèèrè kan sí ṣe kò sí bèèrè lọ́dọ̀ àwọn obìnrin ọjọ́ àbí ẹyọ ìbéèrè tẹ̀mí ni pé ẹni tó bá ń ṣe istikọrọ ṣe tó ń ṣe istikọrọ istikọrọ istikọrọ istikọrọ istikhara okay naam ṣé ó ní àwọn àmì kankan tó máa rí ní àbí ọ̀dá ọlọ́wọ́ sàyìn lẹ́sàn dáadáa ní kúkúrú istikhara tànàbí sallallahu alaihi wasallam kò ní èyàn òrò mi àbí yóò rí ná àbí yóò rí odò kò sínú ìsìkára tàbí ọ̀ gbogbo ìsìkára ìyẹn ni pé kíyàn ó bèèrè pé sé kí n se nǹkan báyìí ọlọ́run àbí kí mọ́sí níjọ́ tán bá ti ń sọ pé tọ́ bá da orí omi tí ọ bá da orí náà ó ti kọjá tàbí sọ́lọ́lọ́

àmọ́ ibẹ̀ bá wá ẹ̀sáṣẹ́ kẹ tó sùn torí bẹ̀bá ti sétán ní ẹlọ sùn ẹwà rí kẹnẹ́kan ànẹ́bí òwúyẹ ohun sallallahu alaihi wasallam náà mọ́lá abdùkọ́dùr náà náà Naam. fáyọ tó wá ṣe pé bóyá kò ṣe pé bóyá ó gbọ́dọ̀ ènìyàn bóyá bí pé ó gbọ́dọ̀ ìyá ìyá rẹ̀ wọ́n wá ní ṣé ìyá tiẹ̀ ò sí láyé mọ́ ìyá ìyá rẹ̀ ò sí láyé mọ́ òun náà ni ni ó sì ọ̀dọ̀ rẹ̀ náà ni wọ́n ti wá tọrọ ojú wo ni ṣẹ̀yà Islam fi wo rẹ̀ ọlọ́wọ́ sàn ilé sí dáadáa jùlọ tí àwọn tó bí ọmọ yẹn bá sọ pé a dedicate gbogbo responsibilities ẹ̀rí àwọn ẹ̀yìn ẹmọ sí lọ ọ̀dá ọlọ́wọ́ sàn ilé sàn dáadáa ọlọ́wọ́ dúpẹ́ fún yín tí ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní táwa náà máa èyí tó tún jọ bẹ́ẹ̀ tí mọ́lá àbdọ̀kọ́dúrí òwí ni pé bí wọ́n bá wá tọrọ ọmọ lọ́wọ́ àbúrò ń gbá ìjọba wá tọrọ ọmọ obìnrin níbì kan bàbá rẹ̀ gan ní ọwà sọ ah, ẹ̀lọ́bá wọn bọ̀dá o àbí bọ́yá bàbá ìjẹ́ wá dá wọn lóhun ẹ̀gbẹ́ ìgan ní obìnú pé ìwọ́ bímọ ni níjò la bí wọn náà bẹ́ẹ̀ àbíká tó bọ́lọ̀ ti tó <laughs> ṣe

anábi nínú tí mọ́ dàgbà mọ̀ ní maka fil jahiliya ngbàtí ọlọ́run ìtí ìran mi ń sẹ́ òun ni helfu ìyẹn ni pé bígbà táwọn èèyàn fọ́ọ̀mù an organization láti protect ẹni tí wọ́n bá sàbò sí fún ngbà làwọn alwalidu bunel mogira làwọn ń balẹ̀ jẹ́ lọ́gbà ni wọ́n lọ rajà lọ́dọ̀ èèyàn ni wọ́n pé ìbọ́ga yí ní yóò mọ̀ tó búlásàrá ìwọ́n wá gbà yọ̀hùn wọ́n mọ̀mọ́ lọ rajà lọ́dẹ̀ tán bá tiri pé ń lọ́dà nẹ́bí sọ́lá ìgbé ẹ̀bí ọlẹ́ ẹbí ọgá yìí lálìkì àmọ̀kẹ́yìn wá gbà ọba dìjọ́ náà gbogbo ránran ń báhun ló ti wà ti pẹ́ ànẹ́bí wá nínú tóhun dàgbà bá nípa àwọn kan wá kóra wọn jọ nígboro mọ́kànlá ni tí wọ́n bá mọ̀ pé ó láwọn èèyàn ti ẹ̀jọ́ lọ ké sí wá àwọn náà ọrùn ni àṣọ́ àmẹ́nìtán bá rí pé kò léèyàn àbájójì àbérò ọ̀nà wọ́n se jàmbá wọn fún àwọn kan wá kóra wọn jọ pé gbogbo ẹni tí wọ́n bá yàn jẹ́ nítorí pé kò léèyàn tí ó gbíjẹ ní maka yìí àwàláàmọ̀ dìde páwà léèyàn tí wọ́n náà fẹ́ se mọ̀ bọ̀ fil islami la ajabtu lẹ́yìn ìgbà tọ́lọ̀ ń gbé mi dìde ní mùsùlùmí tí mo dà nẹ́bì bí yẹn bá pè mí sírú ẹ̀yìn dáhùn ìtúnmọ̀ ẹ̀ ni pé kìí ṣe gbogbo ń tàn nẹ́bì bá lálàádà wọn náà lọ rọ́bí àmá nẹ́bì ò ní tijú láti sọ fún wọn pé iléyọ ọ̀dá wọn lójọ́ jẹ́ pé kọ́dẹ̀ ń tọ́gba ìsìláàmù ẹsẹ̀kẹsẹ̀ tọ́gba ìsìláàmù náà nẹ́bì o ọkọ̀ mélòó o ọba ń pọ̀ ọgbà ọba sí gbà fún ìsìláàmù wínú ànẹ́bì ò ní tijú torí náà ni pé àṣà ẹ̀sìn islamu ọ̀tàkù òun làwọn àfáàfi ní kọ́ ìdà ńláńlánú ṣẹ̀rí àwọn ní aláàdátú muhakkamatu aláàdá àwọn èèyàn muhakkama kọ́dá a ma fi dájọ́ fún wọn bàbá fẹ́ dá ṣẹ̀rí àgbọn a ma fi ìdájọ́ ta bá dá fara lọrin ní tó ní ṣe pẹ̀lú aláàdá kò necessary ká apply rẹ̀ lẹ́kọ̀ọ́ lápẹjú àpẹjú ìdí ma fáwọn èèyàn ni pé ńgbàtí èèyàn bá gun kẹ̀kẹ́ táwà ń pè kẹ̀kẹ́ náà pẹ̀bùnyàn yìí tẹ̀wọ̀n kí mọ́ríwá wọ́n ń pè lékò bí ẹ̀ bá gun kẹ̀kẹ́ náà pẹ̀bùnyàn naira 40 naira bí ọwá dẹ́kọ̀ wá na naira sí wọn wọ́n á ní kí ló dé oníye tá ń gun lọrin nù àlàádátú <laughs> muhakkam ó béèrè lò <laughs> but inú mẹ́jẹ̀mú aládànú sẹ̀ríà tàbí gbà wọlé o ní pé kọ̀gbọ̀dọ̀ kọjá yẹ ìkọjá yẹ aládà ní kọtàkù nkankan nù tà nẹ́bì mú wa sọ̀lọ̀ọ̀sọ̀lọ̀ o ní ànẹ́bì fi ní wá ọlọ́run ọ̀gbọ́ láyé ìyàwó mẹ́wàá o ọkọ̀ mẹ́rin o ọkọ̀ mẹ́fà o gbogbo àwọn tẹ̀bá ti wí síríkù mẹ́ lábá àṣàìmọ̀ wí nǹkan yí lọ gbòyìn òun fi ń yé wa pé aláàdà tọ́ bá forí sọ ẹ̀sìn èèwọ̀ ni o èèyàn gbọ́dọ̀ pé bá ti ń se lé oró lé gbòyìn èèwọ̀ ni o tó lè múyàn kó nú ìsìláàmù pẹ̀lú tọ́ bá lẹ́bọnú na irú béèrè tí malabdokọ́dìrì wá béèrè yìí lódodo a lè ṣe in a way tí ó wà compatible tí ó bá mú pẹ̀lú ṣẹ̀ríà àwa ní ká bèèrè àmọ́ nẹ́bà gbọ́dọ̀ tẹ ṣẹ̀ríà lórí bá fún àládà àládà láàwọ́ wá pẹ́tọ̀ a sì fẹ́ mọ́ sí kí ní àmẹ́ ẹ̀dàkùn bó láàṣẹ tí ó fi bá ṣẹ̀ríà mú ọ possible òun náà ni tààfà mẹ́nubà ni ṣẹ̀ríà kọ delegate rẹ̀ fẹ́ lómi kọ́rà bí ọmọ rí kọ́rà bẹ́yìn ọmọ rí fámílì yìí bóyí wọn àtọ̀rẹ́ rẹ̀ kan ní ghana wọn ti pàdé ó sì trust rẹ̀ òun ti wá ọmọ rẹ̀ ń bẹ ghana òun ti wá nigeria wá fẹ́ kò nítọ̀ gbogbo ẹn tí ó bá fẹ́ ọmọ yìí ìwọ ni ọyọ̀ndà tọ́ bá ti rí pé ọdá ọtán gbogbo sultan authority tó ní fún rẹ̀ náà ló delegate èèyàn sẹ̀rí àfaramọ́ in tí wọ́n kàn se ń bẹ̀rún ni pé kí bàbá ọmọ sọ pé à gbogbo ń táwọn ara lè yà rẹ̀ ibá ti wí mọ̀ farama òun ló ní authority àwọn kọ́ o ìyẹn ni pé mọ́ra ti fáyí <laughs> ìntẹ́ ẹbá se gíní ìntẹ́ ẹbá se ṣẹ̀rí àfáyè gbà bẹ́ torí náà kò ní ìdíkáulẹ̀ kọ̀ndẹ́mù aláàdà yìí àákànjẹ́ wọn mọ̀ pé ní ẹmọ́sẹ̀ lọ́nà jẹ́ ọ́ta kò ṣẹ̀rí ẹgbọ́rọ̀ fọ́mọbìnrin lọ́kọ́ gí rẹ̀ ọmọ o àmọ́ bọ́bá ipé òun ni ẹ̀mí rẹ̀ balẹ̀ sí yí débi pé ẹ̀lọ́bá wọn kọ́làbó ipò náà lẹ́wà bá pẹ́tọ̀ ọ̀dá ẹ̀lọ́bá wọn ní ọ̀dọ̀ wọn náà ló gbé ìyẹn ni pé tọ́ bá se pẹ̀lú àníyàn pé mọ́ delegate authority kọ̀ láìfì àmẹ́ ìjí mo wílẹ̀ kan ń láìfì kí bàbá ọfọ ọmọ tó bí lọ́kọ kẹgbọ̀n ọmọ <laughs> ṣẹ̀rí ò ṣe gíní kò tó bá ń kọ́dà bá ládà bá tó bẹ́ torí kọ́dà wọ́n wá sọ yóò dìjà gbolíngbà mi wá ní ọmọ àlè níwọ̀ ìwọ́n bí mọ́ ní àhà kọ̀ <laughs> bá mú bá òun ló bí yíhun ẹ̀yìn náà lè bí òun àmọ́ òun ló bí òun ló bí eléyìí òun sì lọ́lọ́run ó bí lákọ̀ọ́kọ́ bọ́bá fọmọ yìí síbi tí ọ̀dá torí náà ọlọ́nkọ́dá kún kọ́ sàmànáwà hádà wọ́lọ́hù adam ọ̀sọ́lọ́lọ́hù وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين